ثم أصلي وأسلم وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل هي وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حفظ خطبتنا اليوم تدور حول مقدمات ومقدمات رمضان فهذا الرسول صلوات ربي وسلم عليه بيّن لنا أحكام الصيام حتى نصوم على نحو يرضي ربنا سبحانه وتعالى وعلق أجرا كبيرا وضمن أجرا كبيرا لكل من صام رمضان أو قام ليلته إيمانا واحتسابا جاء هذا من حديث أبي هرات رضي الله تعالى نرضاه ولكن قبل ذا حذرنا رسول الله صلى الله عليه وسلم ونهانا عن الصيام إذا انتصف الشعبان جاء ذا عن طريق عبد بن على أن أبي أن رسول أنه سمع أبا هريرة رضي الله تعالى نرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتصف الشعبان فلا تسوموا واللفظ للإمام الترمذي أنه قال إذا بقي نصف من شعبان فلا تسوموا وهذا الأديث هكذا ورد ولكن جاء في الصحيحين من حديث أبي رضي الله تعالى أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقدموا رمضان بصيام يوم أو يومين إلا رجل كان يصوم يوما فليسوم ثم جاء روا... جاءت رواية أخرى ظاهرها التعارض للحديثين الأولين وهذا ما جاء في الصحيح أيضا من حديث إمام بن حسين رضي الله تعالى نرضاه أن رسول الله صلى الله عليه وسلم لقي رجلا فسأله هل صمت من سور شعبان وهذا عن طريق مطرف ابن عبد الله ابن الشخير رحم الله لجميع فقال لكم بريد أتوسي والمسلمين المسلمين أنتوا رأيكم كراد جريفان النبي صلى الله عليه وسلم ẹ̀tọ́ bá dúrà láti mọ̀ jẹ́ ìkẹ̀ fún gbogbo wa Allah bá ní sàlùkú kí ànàbí wa bá ní sàlùkú ọlá rẹ̀ àti àwọn ará lẹ́gbẹ̀ẹ́ àti ṣùhábà rẹ̀ dákùn kí àwọn náà pàláwọ̀ tọ́ọ̀kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam gbogbo àríkíyàmà jẹbọ́n lọ́kùnrin lóbìnrin mú ń fi àṣìkò rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ sí ẹ̀rẹ́ létí ìbẹ̀rù rẹ̀ àní taqullah ọba dẹ́dà pọ́ láṣẹ kábẹ̀rù ẹ̀ láìmọye ọ̀nà ní rí ìbínú rẹ̀ níjọ̀gbẹ̀ àríkíyàmà

láwọn àsìkò kan sásìkò kejì ó ṣe ní oníranran nínú oníranran yìí òun náà ni Ramadan wà Ramadan fún ọba dẹ́dà òun ló jí àmọ̀ wípé kẹfíyà lè yàtọ̀ bá a ṣe ń gba Ramadan lè yàtọ̀ ṣùgbọ́n láti jẹ́ ti ọba dẹ́dà títí ń ra àwọn òjíṣẹ́ wá sáyé kò sí ìjọ kan tọ́lọ̀rùn fòláwẹ̀ kò sí kò sí bí ó ṣe lé mọ́ ìgbàlẹ̀ yàtọ̀ sí àwọn òkílẹ̀ ríwá ọlọ́ni yá ayyuha alladhina amanu kutiba alaykumus siyam jẹmáà ó sì jẹ́ ọ̀kan nínú òpó ẹ̀sìn islamu anábi sallallahu àdísà ibn Umar رضي الله تعالى عنهما وأرضاهما أن بني الإسلام حديثي الله فأركان الإسلام ما أرجده بنتيجة الاستقرار لدوا ومما wípé annabi ni wọ́n mọ̀ ìsìláàmù lórí nǹkan márùn kan a jẹ́ pé nǹkan ìgbé nǹkan dúó àfi kó jókò fún ìdán òpó kẹta nínú ẹ̀sì o náà ni Ramadan bá alópò kẹrin náà ó tún lọ yẹ́bìrì wáyà sí wá alákúnlé Ramadan ọ̀ràn yẹn ni Ànábì kọ̀ lóhun Allah subhanahu wa ta'ala ṣe lọ́rọ̀ yẹn fún ummai kó lè bá máa fi pẹ̀sẹ̀ wa rẹ́ kó lè máa fi sún wa mọ́ ara rẹ̀ àwọn kan bẹ̀tá jọ pàdé pẹ̀lú àwọn Ọlọ́run lálìjẹ̀ náà mùsùlùmí ni wọn ọmọ 1 tàbí gbogbo ẹni tó kú lọ́dún kèrè tàbí bídé mẹ́dínà tú tàbí gbogbo ẹni tó kú láti ṣàbáwọn ọdún kejì wá sí mọ̀hárọ́mù rẹ̀ nítorí wípé ọba adẹ́dà sọ ayà kalẹ̀ fún nẹ́bì mọ́ sọ Ramadan di ọ̀rọ̀ yà fún ṣàbáwọn ọdún kejì tí a ni ṣàbáwọn ọdún kejì wá dé Ramadan lọ́lọ́wọ́ Ramadan ti bọ́ wájú tó kò bí oṣù kẹ́yìn gbà láti ìsìn yìí o

kọ́dà ọwà nù nǹkan tí ẹlòmí ìsìgbọ̀ wípé àwọn tí ó ti kúrò àwọn ìtẹ́ mú tí ṣe wọ́n wà hàn ọlọ́n ni àwọn ilé ìyàtọ̀ ìdán bẹ́ẹ̀ náà ni Ramadan náà Ramadan yìí bí i àmìsà islam kọ́kọ́ kí ìrun ìdìláyé ìrun ìtúnu àwẹ̀rẹ̀ kọ́kọ́ kí ìyẹn náà ló dí a máa ma àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ ń bi àwọn àtàkan tó ti lọ sáájú wípé iléyá ó ní ọmọ nàbìkú Ibrahimu Ibrahimu bó ọ̀nà Ibrahimu jín o ń lànẹ́bì bí kẹ́ lọ́wọ́ ọgbẹ̀yìn pàdé bí ó sì máa bọ̀ ní nítorí pé ànẹ́bì wa sallallahu alaihi wasallama a mìwò tí èsẹ kéèké ọmọ méje ni ànẹ́bì bí ṣùgbọ́n tó bí fún ojú obìnrin méjì kìbìtíyà ó bí ẹyọ kan ọjọ́ méje ṣùgbọ́n gbogbo ọmọ tó ń fáṣọ àṣẹ́lẹ̀m láti sọ wípé ká má gba ẹ̀tẹ̀jẹ orí ayé yìí ọlọ́run pè ń bó ṣe ó pè fẹ́ ń tọ́ láìkì àtẹ́ntí ọ̀ láìkì nítorí wípé bí gbogbo ọ̀sẹ̀ ànẹ́bì lọ alọ́lọ́pọ̀ ọkùnrin ànẹ́bì lọ alọ́lọ́pọ̀ obìnrin ànẹ́bì lọ ànẹ́bì ọ̀wà bí mọ̀kànrí láyé tó lù ọgbọ̀n ọdún kó tó kú ìwà tó àwọn ọmọ ànẹ́bì bí ẹ ṣe kú ọjọ́ orí bí ẹ ṣe kú máa ṣe tó wọn kìí ṣe bí ẹ ṣe dáyé ẹn tó lójú ní wọn lọ́lọ́ 29 years olóòlòrùkọ́ yà àkọ́bí ànẹ́bì ẹn tó tẹ̀lé oní Fátímà ó 28 tó jẹ́ àbìkẹ́yìn fún ìyàwó Khadija olù 28 ẹn tó tẹ̀lé ní Ummu Kulthum olù 27 ẹn tó tẹ̀lé òun ní la ilaha illallah Zainab sorry mọ̀ ẹn tó olù 29 Zainab afwan Zainab radiyallahu ta'ala anha wa ardaha asọ́fìlà bí mo sì tó náà ni láìdẹ̀lá Ruqayya oun lẹ́ni àkọ́kọ́ na asọ́fìlà no Zainab oun lẹ́ni àkọ́kọ́ olo 29 a onídì tí mo fi sáré dára mi padà olo 29 bí mo sẹ́ ń tó wọ́n náà ni Ruqayya lẹ́ni ẹ̀kẹ́rin olo 22 kí lẹ̀ rí wa torípọ̀ ni Usmanu kọ́kọ́ fẹ́ níjọ́ tí Ànábì sì lọ jago Badri ní òun kú ní Madina Ànábì fi ilẹ̀ láàrẹ̀ ó ní kọ́kọ́ rẹ̀ ọmọ tọ́jú rẹ̀ anábí ó dé padà ní bájìrì ànábí wà tí ẹ fi wá túfọ́ rẹ̀ fún alẹ́sàsálàm ajẹ́pẹ́ tó lójú ní wọn ó ní Zainab tó lò 29 ẹn tó lò sí kejì òun ni Fatima tó lò 28 ẹn tó tún dàgbà sí kẹtàkà eléyìí lẹ́mí ẹ̀ tó gùn pọ̀ Umu Kulthum ó lò 27 sí kẹrin ó lẹ́yìn ìgbà náà ẹn tó tún lò tọpọ̀ wọlé ẹn tó lò 22 láàrin àmà nẹ́bì sallallahu alaihi wasallama òun tún ni Abdullahi olù 4 years ẹn tó tún tẹ̀lé tó tún lójú ó ní Ibrahim olù 18 months ẹn tó tẹ̀lé tó lójú 17 months kọ́ndàkùn kọ́ bá ní kẹ gbogbo wọn bí ànàbí wà bí mẹ́kànláyé ọmọ wá mí ọwá lò 30 years ànàbí òní ẹlòmí sí ìbẹ̀lẹ̀ lọ́wọ́bá ìtọ́jẹ́ wípé ìbẹ̀láyé rẹ̀ ọmọ tó náà bí ti lò ju 30 years lọ bàbá àgbàlẹ̀ sí tó ọdún kejì ọlọ́ni sọ fún ẹ̀kọ́ ọmọ o wọ́n wá àwẹ̀ lọ́dún kejì dé Madina tí ó bá wá bí wá pé mélòó láwẹ̀ tánà bí gbálàyé mẹ́sàn ni fasọ́mà Rasulullah sallallahu alaihi wasallam tis'a Ramadanat tí a bá wá wàwẹ̀ bọ́bà rídà sí bàbára rẹ̀ bó ṣe pàtàkì ẹ̀tọ́ àìmọ́dẹ̀ lómí ìfókẹ́ ẹwọ́n tó fi pàdé rẹ̀ ẹnìkan sọ wípé àwẹ̀ ń pé lọ́dún ìṣì kìí sí sọ méèké múláwẹ̀ yí pé lọ́dún alhamdulillah

ọwá rí sàárè ibi mẹ́rin kan àbí márùn ṣakùnà rọ́wì ní wọ́n bèèrè pé ta lọ́mọ àṣàbà hádì ilẹ̀ àkùbúrí ta lọ́mọ àwọn tí ẹ̀sìn ibi àṣàrí ah, ẹnìkan bá dáhùn olóòmọ̀ wà o ní umna fi gbogbo ni ah, ah, ní tí mo rí لولا ألا تدافنوا لدعوت الله يسمعكم ما كنت أسمو من عذاب القبر tí bá ṣe pé ẹni fẹ́ síra yín mọ́ ìbá belon ó jẹ́ pé gbogbo en bá ti jẹ́ mùsùlùmí umma mi tí bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ kolo lójú ọmọ rí tin ṣẹlẹ̀ sókù nínú ya ṣùgbọ́n ẹni síra yín jamaa tí bá lè ní ogbawe yóò lọ lè gba

kíkà mọ́ fi ṣe ẹmọ múra ní Ramadan ni ìdàntásọ́fà ṣàbán ṣàbán sẹ́ tó bá ti pín méjì tó ti dá méjì fàlátẹ̀ṣúmú ẹ̀stọ́pù àwẹ́wó hadithinu nínú lọ́pù ti mọ́mù Tirmidhi fi sunan ìdàbákẹ̀ rísùn mi ṣàbán tí ṣàbán bá ti kú lájí fàlátẹ̀ṣúmú ẹmẹ́gbàwẹ̀ mọ́wó abátúmọ̀nù sọ̀hí ìdàmọ̀ Bukhari min hadithi àbí rọ́tọ̀rọ̀tọ̀rọ̀tọ̀ àbúrò náà tó bàwá wípé ń ṣe ọlọ́run sọ wípé la taqaddamu Ramadan bi siyami yawmin aw yawmayni illa rajulun kana yasumu sawman falyasum la taqaddamu ìpìlẹ̀ gbólóyì táà méjì ni la tataqaddamu la tataqaddamu ṣùgbọ́n mú èdè lárúbáwá tí ó bá ti jẹ́ wípé aráfì méjì bá papọ̀ tí ẹ̀wọ́ wọn náà papọ̀ wọ́n máa pa ìkárẹ́ fún kejì tàfífàn láti fi fún ọ̀rọ̀ yẹn fúfúyẹ́ látàkọ̀dámù dípò látàkọ̀dámù wọ́n ni látàkọ̀dámù àwà gbọ́dọ̀ síbẹ̀ àfi kí ara fi yàn papọ̀ tààtà àti gbọ́dọ̀ ọgbà ó tó papọ̀ fatia fatia látàtà kọ̀dámù kápẹ́ kan bá lọ gbadómọ̀ fatia àgbọ́dọ̀ pàrọ̀kẹ́lẹ̀ lójéjì bí i ká sọ wípé fi ayyámi Ramadan tútàgọ́ fárùdùnúb ìkàkò sí parí méjèèjì nítorí pé ìkàgbàdọ́mà ìkàgbàkí ni o fatia alákúnlín àwọn oní sọ́rọ̀fù ní àníyàn asínú ọ̀rọ̀ gẹ̀gẹ̀rẹ̀ látàtàkọ́dàmú ẹ gbọ́dọ̀ fi gbáwájú Ramadan kí wà ní tí ọ̀rọ̀ bá ti ń súnmọ̀ báyìí ẹ gbọ́dọ̀ gba ààwẹ̀ sáájú Ramadan tó bá ti kúdá méjì sí ọ̀nà pẹ́ntà gbọ́yẹ́ mẹ́rin 28 ẹ̀ṣọ́pọ̀ àwẹ́ ìlà rọ́jùlùn kí a na yẹ̀sù musamman falyẹ̀sù àfẹ́ ń bá láwẹ̀ ní ìtí ma ń gbà tẹ̀lẹ̀ kó wọ́n máa gbà àti rí wípé 1 to 15 ṣàbán àti múṣkílá ìwáyà kankan kò fún ní múṣkílá nípa rẹ̀ tí ṣàbọ̀n bá dá méjì kárúgbà rẹ̀ ààrẹ rẹ̀ tí ṣàbọ̀n bá tó wá ní dá méjì alẹ́bẹ̀rẹ̀ bàwẹ̀ lọ 13-28 kárúgbà rẹ̀ ma bẹ́ẹ̀ni àwọn mímọ̀ ní ọ̀rọ̀ yìí kò takura wọn kí n tó fi takura wọn òun ni ẹnìtọ̀ bá ní àwẹ̀ man kana

kọ́ wá jẹ́ wípé 29 ṣàbá ìyẹn jẹ́ tọ́ọ̀zẹ̀ ẹba ma ń gbàwẹ̀ tẹ́lẹ̀ kọ́ gbà ṣùgbọ́n tá bá wo àdíìsì náà èyí ìpìlẹ̀ dáwẹ̀ àwẹ̀ ọmọlá ọwá rí wípé rọ̀mọ̀dọ́ bọ̀ wájú ṣàbá o ṣàbá wá dá méjì ah, lọ́wọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ mọ́gbàwẹ̀ pàdé àwẹ̀ àwẹ̀ olọmọ gbà tẹ́lẹ̀ gan tí ó wà dípá wẹ̀ ó di mẹ́rin pé ha ah, mẹ́gbẹ̀rẹ̀ sí o fi ilẹ̀ fún àtọ́lọ̀ ti pé kọmọlá kí wá lẹ́rì táwọn mímọ̀ fi tútọ́ báyìí jaa fi sahih min hadith Imam Hussein Imam Hussein ní àrísà sálàm rí ọkùnrin kan àdúgbì wá pè pé inú ọmọ tó ń dẹni alṣúmta min súrọrí sárọ̀ lọ́dọ̀ lágbáwá ìtumọ̀ mẹ́ta ni jámẹ̀ ní súwọ́rù a máa túmọ̀ àwọn bẹ̀rẹ̀ àwọn ọjọ́ bẹ̀rẹ̀ oṣù súwọ́rù a máa túmọ̀ àwọn ọjọ́ àárín oṣù súwọ́rù a máa túmọ̀ àwọn ọjọ́ gbẹ̀yìn oṣù Ànábì wa rọ́kùnrin kan wá ní alìsúntà mi sọ́rì ṣàbán sọ́ọ̀gbà rẹ̀ nínú súrọ̀rù ṣàbán múra sí fẹ́ tó àwọn ibi ni fàídà àfọ́tàmì Ramadan tí Ramadan bá ti yá lọ tààtúnù tán fàṣún yà òmìnirin makanahu ya àgbàjọ́ méjì padà o ìjánẹ̀bí lè bí ẹnìkan báhùn tí ó sì sọ fún apé ká má gbààwẹ̀ láti 1 Ramadan di 15 oṣù tó sọ a jẹ́ pé ìbẹ̀rẹ̀ kọ́ ní túnmà rẹ̀ bẹ́hùn bẹ́kẹ̀ náà ẹjá máa rìn àrùsúntàmì sórí ṣàrá nínú àwọn ọjọ́ tí ń bẹ láàrin ṣàbán àwọn ọjọ́ òní láàárò pàdé bí lè máa sọ fún yàn ká mọ́ àyàmùlè bí àwọn ọjọ́ funfun ní 13 14 15 13 14 15 náà ìdí àkóónù mọ́gbáwẹ̀ àná òkùnù mọ́gbáwẹ̀ a jẹ́ pé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta onlàdíìsì àti súntàmì sọ́ọ̀bàwẹ̀ lọ́wọ́ ọgbẹ̀yìn ṣàbán Ṣé bọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ìjàkọ́ ṣàbọ́dọ̀lọ́ nígbò ti jẹ́ pé aláwẹ̀ ni ọ tẹ́lẹ̀ tó o sì láwẹ̀ tó ń gbà tó fi wójú rí ọba dẹ́dà ya àgbà méjì wọ́n lábẹ̀ bí tó wá bá mọ́ ń kàwà bí ẹni tó mọ́ tí ma ń gbà àwọn wọn wá náà tó wọ́n ara rẹ̀ pẹ̀lú ìlérí nígbà ha tó ń fi ọ̀rọ̀ orú ìtù lásìrí mo ní kẹ́kẹ́ lọ bóṣù bá ti ń di ogún báyìí mọ́ ma gbàwẹ̀ tí ìparí ni bẹ́ẹ̀ sì ni ìwàyẹ Ànábì kọ̀ fún aká máa fi bọ́lọ̀ lù àìmọ́ fi lè rí gbàǹkan lọ́wọ́ náà tẹ́ bá sì kíyèsí ṣe sí wa in tá wọ́n o wọ́n wà ṣe nǹkan fún a àwọn ìṣàbúwọ̀ gbọ́rọ̀ bí pẹ̀kúrú tó fi lámọ́ fi lè rí gbàǹkan lọ́wọ́ náà ó ní innama yustakhraju bihi min al-bakhil ahun ni ọmọ ó sì lè rí gbàǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run sì kọjá báhùn ọjọ́ wọ́n gangan kó fún wọ́n ahun ni káàtí tọwọ́ rẹ̀ lẹ́wọ́ wọ́n wọ́n náà sọ pé ọgbáwẹ̀ sọpọ̀ ọgbáwẹ̀ ọlọ́bàwọ̀ ah, tí ń bá ṣe di olówó èèyàn 50 ní màrán lọ maka lọ́dọọdún ọlọ́run ò lè tó báhùn kájọ́ ìṣẹ́lẹ̀ ìtọ́ bẹ́ kọlé fún mi gbogbo ọmọ tó bá fẹ́ ṣe lọ ní ui mẹ́wàá ní lọ́dọọdún ní uni mẹ́wàá ní lọ́dọọdún University mẹ́wàá ní lọ́dọọdún UK mẹ́wàá ọsá dẹ́dẹ̀ sábà máa gbàrú ọ̀rọ̀ kí ló sì jì orí bẹ́ẹ̀ ọkọ̀ kéèyàn ó fi ìlérí bẹ̀rẹ̀ nǹkan láti gbà lọ́dọ̀ rẹ̀ ọ wá nífẹ̀ẹ́ tó bá lọ sọ bẹ́ẹ̀ tán tó wá pè lè ríun èmi ò rí ọ́ ṣùgbọ́n wọ́n ló dira rẹ̀ ṣùgbọ́n bí mo ṣe wá dira rẹ̀ tó bá wá jẹ́ pé tó má fi túra rẹ̀ bá tó fi túra rẹ̀ pè sọ wá nífẹ̀ẹ́ rẹ̀ yufuna bin nadri wa

kíní ah! tó dẹ́yìn Ramadan kọ̀dẹ̀yìn Ramadan ya o! fa ìdàntọ́sọ̀fà ṣàbán ṣàbán ìsì àdá méjì wọ́n lọ irú wọ́n tọ́ nǹkan ní ọ̀sọ̀ ẹláàrù ọ̀rẹ́ ọlọ́run yóò kò bọ́bá kọ́lọ̀n wáhídà kò sí aṣẹ́kiri o a máa san àwẹ̀ padà wọ́n ò lè gba àwẹ̀ ààrẹ sì ní òjì wọ́n ò lè gba àwẹ̀ ṣùgbọ́n Ramadan, maradun yurja àwọn ìran ààrẹ kan wà tó jẹ́ wípé yúrùjà burú ohù tó bá múyàn gbogbo owó ti fọkàn sí pé ààlẹ́ àìtí ẹ̀fọkàn sọ́rọ̀ pé ṣe ilé ni ọwà pààyàn kìí sáàrẹ ti máa pààyàn bí kẹ́nìkan pé o mọ́ lọ́fẹ́kìn ẹmọ́ ìsinmi o ṣùgbọ́n kí yìí pé ọlọ́fẹ́kìn ara alẹ́ rẹ̀ ti lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ọ̀bá ààrẹ ti mọ́ dẹ́rù báyàn tí èyàn bá wá lọ́fíkì ní Ramadan ọwọ́ amúrí fọ́lọ́ kò sinmi Ramadan ti di 17 kò lè gba 18 kò 19 Ramadan sì pè lọ́dún kò ságbà àwẹ̀ 13 ẹni kò ní bọ́ yẹn jẹ tí Ramadan bá ti lọ tán yóò gba in tí ò rí gbáyì yóò gbà padà àwọn náà wá pín méjì ìpín àkọ́kọ́ ya pada rẹ̀ yá padà lẹ́yìn Ramadan bá ṣe túnú tán bí ọ̀sẹ̀ kan rẹ̀ lára ìbáyá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ oṣù kìíní oṣù kejì oṣù kẹta lọ́wọ́ tó rẹ̀ kò sí ìgbàwẹ̀ ti tẹ́lẹ̀ ó sì lò bí 90 days ó sì ní àwẹ̀ 13 days lọ́rùn ló pada padà sáré ààrẹ lẹ́kìdì ló bá mú ó ń tọ́n ọjẹ́gbèsè rọ̀bọ̀dọ́rùn ọjẹ́gbèsè rọ̀mọ̀dọ́n tó rí ọlọ́run sọ wípé ẹni tí bá ń ṣàárẹ̀ kó fi àwẹ̀ ẹlẹ̀ yóò wà gbà padà fa iddatun min ayyamin ukhar láwọn ọjọ́ mi ọlọ́run sì ti fún lọ́jọ́ mi kò sì gbà ẹni kéjì rẹ̀ bí ọ̀rọ̀ sí dátí lọ́fẹ̀kì dé àà ọlọ́mọ̀sánà èèyàn òfèkì ní sọ́nà lọ́mọ̀ tẹ̀

ìgbò ni ọ padà fa'iddatun min ayyamin ukhar kọ wá gbà láwọn ọjọ́ mi ọjọ́ mi wùrọ́lọ́n fún eré yóò kí àwọn padà lọ́dún ẹ̀ntí pé ẹyọ kan lọ́rọ̀ rẹ̀ ime ń ṣẹlẹ̀ sí arúgbó àni problem pẹ̀lú arúgbó ogbóǹgẹ̀gan ààrẹ lónà bàbá nǹkan kan ọ̀gbọ̀nà bọ́ máa wẹnu wọn ní 15-15 minutes arúgbó ní gbáwẹ̀ èmi ọmọ bí ẹ ti wá bá rí àwẹ̀ 90 wọ́n tó wá fóókọ rẹ̀ sọ ó ní àwẹ̀ wà ní ó ní àwẹ̀ arúgbó ní ẹ̀yọ́ àwọn èèyàn sì wọ́kẹ̀ fáwọn arúgbó náà bẹ́bá ọwọ́ ọpáwọn àbálagbọ̀ ọmọ èkè abc anáà sì bá wọ́kì àwẹ̀ 90 days ma tí ó náà ó náà nìdájọ́ ẹni tí ọlọ́run fi ààrẹ kan ààrẹ ààrẹ kan pé yọ́ lọ. ó lè lọ ó lè lọ ọwọ́ ọlọ́lọ́wà wọ́n ní akọ̀ kánsà mọ́ nínú ẹ̀dọ̀ tí ń bá yí wẹ́rẹ́wẹ́rẹ́ nù but John Tennyson ìgbèbí ló túnmọ̀ ẹ̀kẹ́ o gẹ́gẹ́ gbàpọ̀lọ́ lè mú lọ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n kò lè sọ pásìkò báyìí rọ̀mọ̀dọ́ wà débà wọ́n àtàgbàlagbà nǹkan náà jọniá eléyìí in tó bá nùra rẹ̀ akọ ọ́sà ni ọ́sà lábò akọ rẹ̀ dẹ̀rù pé tébì ìṣẹ́jú márùn bá pa tọ́bá tó tọ́bá yẹ̀jẹ̀ ní ọmọ ẹ̀tù ọlọ́njọ́ ni a ò gbogbo lẹ́kọ̀ tó sì fún àti kú ó fi máa wà kú ọlọ́mọ sì fún àwọ̀ ẹ̀dàkọ̀ mọ̀ bá ń tọrọ kú ẹgbẹ́ mọ̀ sọ báyìí tó bú nù mọ́ tó ń rí olóṣìmọ̀ jí rí in táwẹ̀ yóò sì mẹ́rí lára wa náà tó fi jẹ́ pé in tó kú ó ah, ah, fi sàánú wa ní ibi ọba ibi ọba fi lẹ́lẹ̀ yí ń jẹ́ra padà ní ààrẹ tọ̀ sáàmẹ́ni ààrẹ tó náà wò pé alágbára lọ́lọ́run tí ọmọ náà bá ti ń bá wọn tọ̀ láyé tó bá ti jẹ́ irú èèmà ààrẹ bá ní kò wúlẹ̀ nílé gbà fáìn àwọn ọmọ bọ́ aláìní kan níjókòó ẹ̀kan fún kan mistake wọ́n máa gbóúnjẹ fún aláìní ní sáàrì yóò tó gbóúnjẹ fún sínú yóò wà o oúnjẹ ìjókò kanáà ni ojú òjìlá wá ní a lè ṣe ìtààmù a lè ṣe tẹ̀mìlìkù ìtààmù ní kọ́ jẹ́ pé oúnjẹ tó lè yóò yẹ náà láàmà gbé fún ẹniyẹ ṣùgbọ́n ká jọ tọwá ipò oúnjẹ afẹ́ máa gbé ni tábákẹ́ máa sọ̀rọ̀ ń paanú yóò fún wà ẹwà àwọn doctors bí à ń panu na jẹ biskiti jẹ ápù jẹ nkankan kéyàn wá fi oúnjẹ tí dókítà ọ máa jẹ kó fi wé oúnjẹ bricklayer tàbẹ́ tí ń fọwọ́ fàpàtà tàbẹ́ tí ń lagi bàwákan bẹ̀rẹ̀ àdúgbò wọ́n jọun tó kù bá ti kú ọ̀nà ẹmà gbé sáré wọ́n máa ń fún kò si sí lára owó tí wọ́n gbà abọ́ gààrí kan ni wọ́n mú làjì tí wọ́n bá bẹ̀rẹ̀ tí wọ́n bá gbẹ́sà rí nǹkan wọ́n mú làjì yòókù ẹnìkan náà ni o bí ẹ ṣe máa kí tí fi ni. kọ́ yọ́ mọ̀ tìràwà fún àní mi mo ti sọ iye tí mo ra sọ ìfún iye tí mo fẹ́ tààrà rùn ní tìràwà lọ́nà lábẹ́ẹ̀sì káwà fi wé ẹn tí ń gbẹ́sàárẹ̀ ìrẹ́ ń tàà bá mú ní ìsẹ̀ bí àwùjọ wá ṣe rí mo bẹ̀rẹ̀ wọ́n ní fine inú tí ó bá lè jẹrú àmìlà ìtàn tá a bá fẹ́ gbé sí nọ́mà oúnjẹ ká gbé sí tí wọ́n bá sí ẹ̀ta ká àtààbọ̀ ká gbé sí méjì wọ́n ẹran 1000 wà báyá 500 méjì ní àmì òbẹ́yà ọkàn ìmà kásàpù 3000 3000 káwà pé àṣí àṣídá kápẹ̀ 35 kan àfà ní máwùlẹ̀ pọ̀ máa tẹ̀mlíkù nìyẹn ẹ̀ṣọ́ di alágbára lórí oúnjẹ tó fẹ́ jẹ ẹjẹ́ ọlọ́jẹun tó bá wù ó ní tẹ̀mlíkù ẹ máa fún 35 a jẹ́ pé kalọ̀ ọmọdọ́ gbogbo àwátá alárúgbó lé tí wọ́n lè gba àwẹ̀ máa àwẹ̀ bẹ̀lọ́rùn wọn o kí ni tí bẹ̀lọ́rùn wọn bẹ̀ wọ́n máa bọ́ọ̀yàn lójúmọ́ tí bàbá wọn bá fáwẹ̀ dojúmọ́ ṣé èyàn wá lè ṣe gbogbo 30 níjọ́ àwẹ̀ bá wọlé fún dádì wọn ah, wẹ́wọ́ àwọn bíṣì gan ah, èyàn lè ṣe bẹ́ẹ̀ o nítorí wípé èyàn tó bá bá ní láyé ìlọ́dọ̀ranyàn la yukallifu nafsan illa wus'aha èyàn tó bá bọ́n kálukú láyé nù rẹ̀ ìlọ́dọ̀ranyàn ṣùgbọ́n ṣé èyàn lè sọ́ di ìgbẹ̀yìn Ramadan alhamdulillah èyàn lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alẹ́sìbìrì mọ́lùkì sí máa ń ṣe tó bá ti gbẹ̀yìn Ramadan Ànábì ló ṣe àdúà fún èmàlàdúà nítorí wípé ń gọ́tí yà rẹ̀ mú bọ̀ wá sọ́rọ̀ sàrọ̀sàrán bára bí ṣe wọ Medina ẹlòmí o ah, mú orógún wà ìtagbàrà wọ́n kárẹ̀ o àmì o mú ìgbáwá o ah, gbogbo ọba odidi àwọn èèyàn ti lọ tí ó bá láwọn èèyàn dà èèyàn ti lọ

wọ́n pẹ àwọn jẹmọ́ wípé intolerance ẹnìkẹ́kẹ́ náà ọ̀nà jẹmọ́ ṣe mọ̀ pé ìmọ́n wà ní èsì aláramọ́ orí jẹ báyìí ní ìsìn gbogbo ẹni tó bá náwọ́ sí ọ̀tẹ́lẹ̀ ẹmọ́ náwọ́ ma ṣe pé mọ́mọ́ o ọ wà ní dáalé lọ gbogbo inú ọmọ bí mi tọ́wọ́ ìgbà

ṣe mí ọmọ pé ọlọ́run ti gbàdúrà yín débi pé ẹ ti ń rí tí ń bẹnu lawul mahfuz ní sánmà ẹ̀ẹ́ orísòrò sọ́bà ní àtàbí ẹni sùúrù èmi ọmọ pé ẹ ti ń rí tọ́lọ́run fẹ́ sí sáájú kó tó ṣe èmi ọ̀wà ma ti ń kàn èyí tèmi imam sẹ́rí ìyẹmọ́ ń sọ́rọ̀ wà mẹ́tẹ̀ pé kèsè tí àmì imam ẹ̀sá má bínú bá ṣe parí

oyún náà tó òṣìṣẹ́ ìmọ̀ ẹ̀bọ̀ ìrònú yóò lè dáa ìlàyà ẹ̀yà àwọn tí wọ́n lè fi òsì dọ́lọ́mà kèésìrìn tàà jọ ń báyé ìsìn kíyàn mẹ́tí ẹ̀ lálẹ́bù kàkà jù wípé inú rí òní mọ́sọ̀mọ̀làkejì ẹ̀yà tí wọ́n ní wọ́n lè máa mọ́ nítorí pé àtọ́ níjọ́ náà lọ́nà àwọn náà dá àwọn irú ọ̀ká àjọ gbé mẹ́lìsìn irú wọn kọ́ alómíkù ní àgètè ìsàgèkù ó sì ń dà lójú wa kẹ́lẹ̀mí ọba àti sàlùwàrá irú ọ̀tá àjọ gbé ní ìsinú ọlọ́sí ajẹ́jẹ́ o aríbìwá wà ní ìgbàyà rẹ̀ múdé aṣọ òkè rẹ̀ ibi

níjókù ẹ̀kan yóò wà bọ́gbọ́ ẹlẹ́ẹ̀kan náà àwẹ̀ ọdún lọ́nà alìsìbẹ̀ ìbílọ̀ wà wákàtí ó parí kútúbà ààrẹ ta sí bí kò lọ mọ́mọ̀sẹ̀ nìkan ó sì tó wẹ́lẹ̀ fọ̀tún mẹ́wàá Gbogbo mẹ́wàá tó fi bọ́ọ̀yàn kò ní padà díẹ̀ mọ́ ọlọ́run ti gbà nítorí pé lásìkò yẹn in tí agbára ẹ̀ká èlò ti ṣeun wọ́n sì ti ká ìwé eléyìn sẹ́yìn ńgbàtálà fi àfíádé alhamdulillah oná wà padà sípò ṣàrù Ramadan ọya ma bá wọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí gba ìyókù lọ eléṣì kọmọ jẹ́ mọ̀kọ́dámà fún Ramadan tàjọ́ wọ́n wájú ọlọ́njọ́ nínú àti ọ̀rọ̀ múra ní Ramadan ẹn tí ó sí lẹ́wọ̀n wà mẹ́ ọlọ́run mẹ́jẹ àti láhàmáwò nínú ẹn tí ó múra ní Ramadan ẹn tí ó sí lẹ́wọ̀sàn yọ wà mẹ́ ọlọ́run mẹ́dàwàbúlẹ̀wò nínú ẹn tí ní Ramadan ẹn tí ó sí lábẹ́ pẹ̀ yọ wà mẹ́ ọba rẹ̀ dákù wọ́ládà ní kẹsì rẹ̀ mẹ́jẹ kásí lábẹ́ pẹ̀ àwọn tààjọ gbàlẹ́sìn tí wọ́n sì mọ́ lọ́dún ọba rẹ̀ bá ní sekúnsì mi fún wọn sàrẹ̀jẹ́ náà sí jẹ́ àtúnṣe sí kó tó dùpá àmà ọ̀bọ̀lọ̀dọ́ rẹ̀ ìgbàmgbà tó bá ní àmà dákùn jẹ́ àtọ́ sórí ọ̀nà rẹ̀ o bí haqqi la hawla wala quwwata illa billahil azim alhamdulillah alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard waja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه وقد أمرنا الله سبحانه وتعالى بهذا في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمتنا فربنا سبحانه وتسامى قد تعبد عباده المؤمنين بأنواع من العبادات ليجعلهم فيها فسحة حتى لا يملوا ومن ذلك أن فرض عليهم في شهر رمضان صيام شهر رمضان كما فرضه على الذين من قبلهم من الأمم السالفة قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أمة الإسلام وقد فرض صيام شهر رمضان على رسولنا صلى الله عليه وسلم في السنة الثانية بعد دخوله المدينة في شهر شعبان فصام رسول الله صلى الله عليه وسلم وصام أصحابه فكان عدد صيام رسول الله صلى الله عليه وسلم تسعة صام رسول الله صلى الله عليه وسلم تسع رمضانات أمة الإسلام وهذا النبي قام بين أظهر أصحابه يعلمهم أحكام الصيام يعلمهم شرائع الله سبحانه وتعالى في هذه في هذه في هذه الشعيرة العظيمة الكبيرة فكان رسول الله صلى الله عليه وسلم يقول لأصحابه ثم هذا الخطاب وجه على إلى الأمة بأجميها إذا انتصف الشابان فلا تسول وهذا الحديث جاء عن طريق عبرم بن على عن عن رسول الله صلى الله عليه وسلم فلا تسولوا أمر لكم في الأول والسنة من الذكر العكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد الذين اصطفى عباد الله أوصيك ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام نهانا رسول الله صلى الله عليه وسلم عن الصيام إذا انتصف شعبان لكن جاء في الصحيح بل في الصحيحين من حديث أبي هرات رضي الله تعالى عنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصيام يوم أو يومين إلا رجل كان يصوم صوما فليصمه فإذا كان الإنسان معتاد الصيام آخر الشهر له أن يصوم بعد انتصاف الشعبان فهذا الحديث دليل على ذلك مثل من له صيام نذر أو قضاء فرض من صيام مضى فإن له أن يصوم بعد انتصاف الشعبان ومما يوده ذلك ما جاء في الصحيحين من حديث عمران ابن حسين رضي الله تعالى نرضاه أن رسول الله صلى الله عليه وسلم لقي رجلا فسأله هل صمت من سور الشعبان قال لا قال فإذا أفطرت من رمضان فصم يومين مكانا فإذا كان الإنسان معتاد الصيام فلو أن يصوم بعد انتصاف شعبان لأن رسول الله صلى الله عليه وسلم أذن لهذا الرجل لأن رسول الله صلى الله عليه وسلم علم أنه معتاد الصيام أواخر الشهر صلوات ربه وسلام عليه أمة الإسلام استعدوا لاستقبال هذا الرمضان وهذه الشعيرة العظيمة فربنا سبحانه وتعالى قد وعد كل من صام إيمانا واحتسابا أو قام ليلة القدر إيمانا واحتسابا بغفران الجميع ذنوبه بل من حديث من حديث أبي رواية رضا أنه يخرج من ذنوبه كيوم ولدته أمه نسأل الله الرحمن أن يوفقنا بصيام هذا الشهر اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان اللهم ربنا بلغنا رمضان ووفقنا بصيامي وقيامي على نحو يرضيك عنا اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا انتكم لبارك المستضعفين من المؤمنين والمنة في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كلنا معيدا ونصيرا آملنا ربنا بما أنت آل فأنت آل التقوى وآل المغفرة ولا تؤمن بما نحن آل فننعل الذنوب والمعاصي اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله ولما ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملائكته وصلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسجود القائل في مقنة سيئة ثابتة من نسي الصلاة علي خاطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا Sorry. a la